لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا لقد دخل علينا شهر مبارك شهر تصفد فيه مرض الشياطين شهر تسلسل فيه مرض الشياطين شهر لله سبحانه وتعالى في كل ليلة منه كتقى من النيران فنسأله سبحانه وتعالى أن يعتق رقابنا من النيران شهر يضاعف الله الحسنات في هذا الشهر المبارك أمتنا فليبادر كل واحد منا إلى المغفرة قال الله سبحانه وتسامى وسارعوا إلى مغفرة من ربكم وجنة لا بد من التسابق والتنافس إلى الخيرات فاستبقوا الخيرات هكذا أمرنا ربنا سبحانه وتسامى لكن لهذا الصيام أحكام خصة خصت به لا بد من تعلم هذه الأحكام فهذا النبي الكريم ما تركنا لا شيء فيه خير لنا إلا وقد أمرنا به وما تركنا على شيء فيه شر لنا إلا وقد حذرنا عنه صلوات ربي وسلامه عليه أمتنا لا بد من بداية الصوم مع رؤية الهلال لما جاء من جذب ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأبطلوا رؤيته الحديث وكذلك لا بد من تعيين النية قبل طلوع الفجر جاء هذا موقوفا في بعض الرواية ومرفوعا في في قول مرفوعا في قول ومرفوعا في قول من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من لم يبيت الصيام قبل طلوع الفجر فلا صيام له أمتنا ربنا سبحانه وتعالى كلفنا بهذه الشعيرة العظيمة وبهذه العبادة العظيمة وقد أعلن على رؤوسنا أنه كذلك فعل بالأمم السابقة يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقد لكم أربعة سؤال مسلمين أن ترى للإجراءات قال النبي صلى الله عليه وسلم أنتم عندها أكبر ما جاء يكون هو الله أن تكون النبي báni sàlékún ọlá rẹ̀ àti àwọn arìnrìn níbi àtàn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alìkíyàmà ẹwẹ́ àdírẹ́sì mo ń fi àṣùmọ́rán ní lítìbẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bù sí àwọn lítìbẹ̀rù rẹ̀ àníkàfúnlọ ẹjá pọ̀nú ọlọ́run eléyìn náà ni àsọpẹ́ ọ̀tọ̀ wàrídà sọ fẹ́mi àtẹ̀yìn oná àsọpẹ́ àtọ́ lọ sáájú wa náà wípé ká pọ̀nú ká fi ìpáyà ohun ìṣe nínú àdàní kàtí rẹ̀ kọmọ́jì àwọn àwọn ẹrù tọ́dá fún ìyàwó nínú àti ọkẹ̀ ní kó jẹ́bí àtẹ̀yìn kọwa àrùgbọ́rọ̀bà dẹ́dà wípé Ramadan à ń garun wò báyìí ó súnmọ́ pẹ́kípẹ́kí ní júmọ́ àtọ́lọ ṣùgbọ́n láàrin júmọ́ àtọ́lọ kó tó di ìjẹta àmì àwọn àgbàlagbà wọ́n máa kò sì jọta rìn àwọn èèyàn bọ́sálì kìámà nínú ọ̀rà mítà sí rẹ̀ o nínú ẹn tí ó gbà wẹ̀ ìtọ́ yọ̀nú sí onójáwà o nínú ẹn tó fi sí kòǹgẹ́ tí ó dìde láìpìlù kọ́dìrì tó fún gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ jí onójáwà o lára àwọn tí ó jẹ́ iṣẹ́ olóore téèyàn fi máa di àtúnbí sáàsọ ni ẹ̀yin lẹ́ẹ̀kà ń pẹ̀ sí wọ́n jí máa lọ o

kàyàómi wà làdátù ummu bí ìjọ ìyá rẹ̀ sẹ́sẹ̀ bí tí ó ní lẹ́sẹ̀ rọ̀mọ̀dán bẹ́ẹ̀ náà ni rọ̀mọ̀dán man sọ́mù rọ̀mọ̀dán ìmàna wàhtisaban gúfúra rọ̀mọ̀dán kọ́nà min dhanbi rọ̀mọ̀dán náà ta bá gbà bọ́bá nílàsílẹ́ká gbà ìmánan ẹmọ ìwìmọ́lọ́n ní ti ìgbàgbọ́ sọ́lọ̀ ń pé ọ dáwà ká jẹ́mẹ́ ẹjọ́ social media ojú takú ní fẹ́ kú wa o ojú kíni ojú takú àwọn àgbàràbàdẹ́ sọ wípé eku tó bá ti lójú òpó kìí ṣeré sá ojú òpó wa ní islamu wa ta bá rò wípé alélékún bìkan bẹ̀ kọ̀sáburúkátẹ̀ bẹ̀ ta bá ti ta bá rí pé méjìlè ní bẹ̀m̀bẹ̀ kásì padà eku kí lọ wádógún ebi bisikiti lọ́tàn ó lójú òpó níbi tí mẹ́rẹ́ tọ̀ ẹja dé lórí ìyí sì pa ọ̀nà mi ti lórí ọ̀nà títí rìn tí wà lọ́ọ̀bá bú tí wà lọ́ọ̀bá ó sì kọrí bí ojú takú ìjọ náà lórí kú àwọn èèyàn tẹ́ ẹ bá gbọ́n táwọn èèyàn fi ẹnu wí ẹnìkan ni a bá gbáwò orí ẹ̀bù kí ẹmbá wù tọ́kàn fẹ́ fíìlì pé bóòlù àwọn olùsíṣẹ́ mọ́ fíìlì ẹbí ọkàn lè gbà bí ẹyọkan méjì kọ́kàn fíìlì ẹyọkan nígbà pọ́lọ ń kẹsọ bẹ́ẹ̀ ẹgbà sọ bẹ́ẹ̀ pé ìrẹmẹ tí ń dáwò látọ̀dọ̀ lọ orí ẹ̀dá jẹmọ́ ẹjọ́ ń tọ́ ọmọ wíbáwọ̀ èyí tó pè ní kọ́lọ̀ ojú ojúbá kọ́dọ́lọ̀pàá ẹjọ́ tẹ́lẹ̀ bí sọ pé ẹ ń bá gbáwẹ̀ ìmánán àwọn èèyàn yẹ̀ wó pé ewó tó ní ìmánán tàbí fi kún mo gbà pọ́lọ̀ lọ sọ pé kí n gbà orígun kẹta nínú orígun ẹ̀kọ́ ẹ̀sì Islam ni àwa ń ṣe lọ́un lẹ́n tó gbà pé ọlọ́run ló ní àti òun lọ́nà tá gbà á sí ibi wọn láti dé bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ṣe wà ọ̀pọ̀pọ̀ ọba aláwo aná àti bẹ̀rẹ̀ sí bá wá gbáwẹ̀ ní gbáwẹ̀

àná ìdán àwọn èèyàn tí bẹ̀rù sọ yìí kò sí ń tó fà á ju wípé kò sí tawhid ẹ̀rípa ń pariwo fún wa jama'a ta alálùsúnnà ó ní gbogbo ẹni tó ní bánàbí ṣe ń ṣe ló ń ṣe fẹ́ máa ṣe kò sí sọ́ntọ́n tí ó ṣe tán àwọn tí ń dàrú yìí wọn ò lérí dàrú àwọn tá fẹ́ alùsúnnà ìjẹ́rìkẹ́ lè bọ́ọ̀dẹ̀ kọ́ sọ pé gbogbo ẹ̀ ló ń ti ṣe dítán ajẹ́pọ̀ dára lẹ́tí ọ̀rọ̀ tó jẹ́ agbọ́ ẹn tí ń ṣe ẹn tí ń sọ tí ń ṣe kèrí ṣe tán ẹnìkẹ́ tó wá ní ẹmẹ́jẹ̀ tí wọ́n gbọ́ inú mi dẹ́dùn nítorí pé ọlọ́run dúó tẹ́sì nígbàmọ́ kí ó báyìí sọ wípé bá àfáà bá níkà ọmọ lọ ọ̀nà in tí ń kọ́ra wọn náà iná ya sọ́mọ náà ọlọ́run ọlọ́run jọ sí mo tún wa rọ̀ bá a ṣe ń gbọ́ dáadáa kan láàmà gbọ́ ìgbọ̀kúgbọ̀ ẹgbẹ̀rún kọ́dà àwọn tí ń rò wípé ah, ah, ànábì ti sọ́kọ́ tó lọ yóò ṣíkò án tàbí alẹ́kùn lè umar kamatara al'akaratu ila kusataha jẹ́ àádá fi sunan in abi daud bal jẹ́ a fi musulun ahmad jẹ́ a fi musulun ahmad wa fi sunan abi daud min hadithi tauban mọ́sàn sallam ó ìsìláàmù níbo ọ̀fẹ́ gbà in tó sì fani wípé rule and regulations ẹ̀mí ayé àti tọ́yọ́lọ́wọ́ bá ní inú ìsìláàmù lọ́wá ẹn tí ó ṣe ìsìláàmù mẹ́kún lẹ́sìn àà ẹbẹ́ rí gbogbo àwọn jẹ́ mẹ́ládùgbò èyí tí ó ṣe ìsìláàmù ebí ogun ọdún sáré kíyún orí tẹ́ náà wù ṣùgbésù ti sáwọn mọ́kọ́nà èsù sáwọn mọ́kọ́nà àwọn náà káwàá sí dáadáa ìgbọ̀kúgbọ̀ pọ̀ lásìkò yìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fi ń target islam ni kọ́dẹ̀ ẹlòmí ìṣọ́ṣọ́ program tí wọ́n ṣe musulmi wọ́n sì kókò wà bẹ̀ àwọn náà ni ẹ́ aláàjì ewé ńlá akẹ́rẹ́kọrò asìfásitì kò sọfà wípé lẹ́lẹ́tìlù kọ́dìrì ọdún yóò ní agbára nígbàtà sí tèsì táwọn èèyàn ọ̀pọ̀ àti chẹ́njẹ ohun ó ti dínà àárùn kọ́dìrì ọ̀sán láti délé ohun wọ́n sá mọ̀ dáwà láàrẹ̀ lọ́tún ṣùgbọ́n ọlọ́run ti gbó tẹ́sì ó dúó tí ó tẹ́ bá rẹ̀ tí ń sòrò ní ìsìlámù wà lẹ́wọ̀n kéré ìsìlámù àsìkò pọ̀ náà bẹ́ẹ̀ bá sì rí ẹni tí náwó sí ìsìlámù wọ́n tó kéré ìsìlámù sì ṣubú ajẹ́pọ̀ ní nǹkan lọ bá nǹkan rẹ̀ UK àrò ẹ̀rọ ọlọ́wọ́ báyàn mo tó bá sọ ní àná alánà wọ́n tó ra chọ́ọ̀tì lákà l'Amẹ́ríkà àwọn tí wọ́n ń sọ pàà ní ń ta àwọn àwọn tí rọ́dà lúẹ́sì wọ́n ti ń ju wá sóńgà lúkú pé ẹmọ́nsò òun fẹ́ gojẹ́ẹ̀tì kọmọ jọ ọmọ bú sí láti káàkì kọmọ gọ ẹran ṣe fi láti pàmílò ti tánà nù ibi à ń lọ rí gbogbo ẹn tó ní ti fi ń bọ́lọ̀ ọba gbogbo ẹ ló sólẹ̀ ẹlọgbà islamu tó padà ó ọwọ́n mọ́sáájì ọ̀n sáwó lọgbà islamu tó padà ó ẹ̀dájì ní náà fún mi tí bá ti lù tọ́ bá ti dún òdí ọ̀dánù bọ́dẹ̀ ìdìbẹ́ntì òtọ́ sẹ́rẹ́wọ́ pé kiri Ramadan lòdé ìlàpá tí ó kó ń kálukú ọbọ̀sọ̀ ẹ̀sẹ́lẹ̀ tàfàwátá in tí wọ́n rán wa nìyẹn awabo ati bere awe pelu ba nabi se so pe bere awe jama e ma wo nkan ba wo yan se nja die die owo bere awe yi elomi ti an ba salaye fun pe a bo se nile ko ni dawo ebi bo lo nbe gbe sinu lo gbe si ijo ta bere la bere an mo su le o wo mo su le o ngba olori oko ti a to kede o tun wa se dede tagiri je ṣùgbọ́n àjọmẹ́ lọ́dọ̀ lọ́wọ́ kèèṣẹ́ jẹ́ bí jọlùbọ́ wọ́n jọ jẹmọ́ ẹgbẹ́ àṣẹ ìdánàbí ní àṣẹ bẹ́yìn ò ṣe èyàn ọ́fẹ́sì kó ń ṣe wàhálà mí kò sì ní tí ó gbà mẹ́ nǹkan àkọ́kọ́ tẹ̀bùyítù níyà jẹmọ́ eléyìí mistake mọ́ ń wá ń bẹ̀ ṣùgbọ́n mistake yẹn ọba dada ti bá ní agbọ́dọ̀ dàníyàn pàfẹ́ gbogbo sẹ́nà ni ṣùgbọ́n tẹ̀bùyìtì sàmọ̀ pé tí alìfàjáde bá ti yọ ìbá àjẹ́sẹ̀jú kan tàbísẹ̀jú méjì àwẹ̀ ẹjọ́ ti bẹ̀rẹ̀ èèyàn wá gbọ́dọ̀ dàníyàn àwẹ̀ sáájú kálìfàjáde ò tó yọ àwọn ọmọ wa pín méjì lórí ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé láàràárọ̀ kó tó rí pípájú rú ọyọ̀ ká pípájú yọ ní ìsìn ní 545 lápẹẹrẹ ká mú tàdúgbò kàbáhùn 545 èèyàn ọgbọ́rọ̀ dàníyàn ní 546 ọgbọ́rọ̀ dàníyàn yẹn ní 544 nítorí kiri torí pé 545 di 650 tí òrùn ọwọ̀ lápẹẹrẹ odidi àwẹ̀ kanu èèyàn mọ̀ wá ṣe bá níjòójúmọ́ níjòójúmọ́ ọ̀rọ̀ kanu lọ́dọ̀ àwọn mímọ̀ kí ló rẹ̀fà lima jaa min hadithi umar mu'minin aisha ta radiyallahu ta'ala anha olóṣèlọ́n ni annabi ni man lam yubayyi ti siyama qabla tulu al-fajr fala siyama la ẹn tí ó bá ti sàdáyẹrí ààwẹ̀ rẹ̀ ti ń gbà sáájú kálbàrájò tó yọ kọgbà àwẹ̀ o jẹmọ́ gbogbo tán sọ níbi àwẹ̀ ọ̀ranyàn náà là ń sọ o níbi àwẹ̀ kí ni o àwẹ̀ ọ̀ranyàn ìdájú àwẹ̀ tí náà fìlà yàtọ̀ sí àwọn ìrìn wá ìrìn èyí ó ti dàníyàn àwọn apáta àfà wá ní àníyàn yẹ gbọ́dọ̀ máa jọjọ ojúmọ́ láàárọ̀ bẹ́ẹ̀ ń gbà fọ́bá gbé sáàrì kalẹ̀ kò tó dìgbọ́ yọ jẹ fájírọ̀ sáti ìyọ́n gbogbo náà wọ́n ní kí lórí ẹ̀sọ́ bá wọ́n ní torí wípé àwẹ̀ ẹjọ́ kọ̀ọ̀kan ìbáadà tó mùsẹ̀kílà ìjọsìn fasada sọ́ọ̀mùlì ahadi láàyù sábíbù fasada yọ́mùlì ìtìní torí pé tí nǹkankan bá sí àwòyàn jọ sunday táwẹ̀ sunday bá bàjẹ̀ mẹ́yàn lọ ọba ń gbàtí monday in tó kọlù táwẹ̀ sunday fi gbàjẹ̀ mẹ́lọ kọ̀kọlù monday ìdí àwẹ̀ sunday tó bàjẹ̀ so mẹ́ra wọn ni táwẹ̀ kan bá ti ìbàjẹ́ gbogbo àwẹ̀ ìbàmọ́ ẹ̀ṣẹ́ kí ni o tó bá wá rí bá níbi àìbàjẹ́ àwẹ̀ a jẹ́ pé ìdàdúró ìbàdà kọ̀ọ̀kan yọ́ ma mú kọ̀ọ̀kan wá pẹ̀lá nìyàn rẹ̀ hmm. ọ̀rọ̀ kọnu ọ̀rọ̀ kejì ní pé àà ọlọ́run dá wa láàmú ẹ̀dàkùn àníyàn ẹ̀yọ kan ti gbé gbogbo ẹ̀ wọ́n níbò láti sọ wọ́n ní gbogbo òkùnkú kẹrẹ táǹsẹ̀ iná bóòdì Ramadan àà ah, ọlọ́run sáàkì ìkáẹ́kọ́bá aláyé bó ti bọ́ọ̀rún adúgbà Ramadan wọlé ọlọ́mọ̀ jẹ́mẹ̀ ọ̀rẹ́ yóò ṣúró pẹ̀lú àṣà rẹ̀ nú rẹ̀ pẹ̀lú wà lọ́wọ́ báwọ́ ìtàgbẹ̀ jẹ́mẹ̀ máa ṣe rọrùn takùsànú wọn àdánìyàn náà nù torúkọ̀ sẹ́ntàwẹ̀ máa tẹ́ tí máa ní ń sàlẹ̀ ọkàn rẹ̀ nú wa wípé àgbàbí ah, mẹ́wàá kọba ìní ìkáàtì ẹ̀fí panúná ó sì dáa ẹ̀fẹ́ táàbù ti kaṣúgbóde yìí kaṣútù dá pọ̀ lọ́wọ́ ọ̀sán kò sí àdúrà pọ́lọ̀ jẹ́ kẹ́mì láyé oṣù lábàgbà a jẹ́ pé gbogbo wa bá àti tẹ́ lánìyàn láti lẹ náà ó ti gbé gbogbo rẹ̀ ó ti kíyà èyí tẹ́mì fi ń sin lọ́n ìlọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kò ní ìdí àdánìyàn lójoojúmọ́ èyí tàà tó sọ alhamdulillah kí ló wá fàtánìyàn fi lágbára báwọn jẹ́mọ́ àníyàn ní ma ń júwe iṣẹ́ kọ̀ọ̀kan ẹnìkan ó dúó bá ṣe ma ń dúó lórí ìrun ó ti báyìí ó tó rùkú ó tó ìlú wára wọ́n ní bí ọ̀tọ́ à bí ẹ̀ ṣe wà fóònù exercise tó lára rọ̀ nù ẹgbọ́n tọ́sọ wọ́n ti pẹ̀rún wá ní kí n kọ́kọ́ yẹn náà fílànà eléyìí tó ti ẹ̀mọ̀ lọ́n eléyìí tó ti o máyé kọ wá lè rọ̀ọ̀yàn náà lọ́rùn ọlọ́run sì ní ṣe bẹ́ẹ̀ fún wa kó ní ẹlọ sífẹ́ kan báyìí fún mi ṣùgbọ́n kọ́ mọ́sánìyàn bẹ̀ kò ṣe é ṣe bá a ṣe ń pọ̀ mọ́sánásí oún kálukú mọ̀ máa fò ẹ́sírẹ́sì tí máa fò tán máa bọ́ sọ́dọ̀ àwọn ọlọ́kadà mọ̀ ń dá níyàn sọ́dọ̀ rẹ̀ pé mọ́sálásí mọ̀ ń lọ ká pé bá ń lọ bá rí mi àbàtúmọ̀ tó rí se náà because mo kò bí se ń tò báhùn bí se ń tò báhùn tó bá rẹ́ lòmí ìtọ̀fẹ́ kí àkí wọ́n kò ní àhẹ́rí ah, kó ti dàní mùsùlùmí ti dàní ẹ̀nà wo ìsọ́rọ̀ mọ̀tẹ́mà ti lọ yọ́ mọ̀ lọ́nà sí àníyàn ti wà lára wa a mọ̀ bí a ń ẹ̀dàkùn jẹ́ sáré yà kí wọn mọ́sùkì náà mọ̀lọ́pọ̀ ẹ̀yìn kí ẹjẹ́ sáré bá ìyá ìgbé ẹrù rẹ̀ gbogbo ń tàn se náà kò fi nǹkan sàníyàn wa ibi àlọ́ náà lọ agbé sáàrì kalẹ̀ sáré fún sars ó ti tẹ́lẹ̀ ẹ́ wọ́n ti kó àwọn ará ìsìn ẹdé wọ́n máa fáwọn aláwẹ̀ ah! àbí kí wọ́n máa kọ́ lọ́pàá ní kò fèsì wọ́n ní kọ́lẹ̀ olóòrùn ti dàníyàn fún fẹ́ jẹ sàárì kẹrin ọkẹwà kọjá ọpọlọ wa ìrí máa ń sọ téèyàn bá ronú ronú ronú ronú ọdájọ́ kó ronú ọkàkẹ́ ibóde ah! tèmídẹ̀ ti tàṣà wà láì kí ọlọ́run tó fi sọ̀rọ̀ àwọn kan bẹ̀ tí ẹ́ta wọn ọmọ ẹlòmí tí ẹ̀ẹ́ta kò lè sọ kéyìn òpé tó ń ta ọlọ́run tó ń kẹ ṣe bọ́ ọsọ́ ti sọ ike ọ̀rọ̀ àníyànú bó sì pé gbogbo wa pátá láti dàníyàn tí ó nídi ariwo tí ó sì nídi wàhálà ìyẹ́bẹ̀ ṣùgbọ́n tó bá jí àwẹ̀ náà fílà à ní múṣkílà èyàn máa dàníyàn àwẹ̀ náà fílà bí ó ṣe jẹ́ ni òrùn lè dàníyàn àwẹ̀ náà fílà ní pẹ̀lú mọ́jàmù kọ́mọ̀ ti gẹ̀gẹ̀kan kò ìjẹ látàárọ̀ kí lẹ̀rí wa jẹ́ sahih min hadith ummi al-mu'minin aisha radhiyallahu ta'ala anha ya wa aisha nabi amma jadi lingba mi tí ó dé padà ẹ̀yin ará lé kí la wà lé ona ah, kò sí nǹkan ni sí jẹ látàárọ̀ kí mo ale jẹ ona ah, kò ní lè rí jẹ o agbo ni idan jẹ́ wí pé ẹni tí bá ń gbàwẹ̀ ìwòjú rí ọlọ́run àmírù nafsi yìí o náà lólùdarí ara rẹ̀ tó bá wù ó lè já tó bá wù ó lè bẹ̀rẹ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú pé kèèkì ìjẹ nǹkankan ìbéèrè wá wá kò sí nǹkan lé tòótọ́ ọlọ́ọ̀bọ̀ ọba dé lẹ́yìn alàsárí ṣe àríyànkẹta ẹjẹ́ ma bá wẹ̀ lọ só di ọjọ́ kan lẹ̀sẹ̀ tí ó gbà ní àbí bí ó ti min hínì ni yàtì yìí yuthab ṣe bí ó ti bẹ̀rẹ̀ àníyàn fọ́ọ̀tọ̀ bẹ̀rẹ̀ àníyàn wọ bàkápẹ̀ bá bí wákàtí mẹ́ta àti kankan ṣe ni ládá tí ó ní àwọn apákan àfá sọ pé no odidi ọjọ́ náà ni ládá tí ó ní lè annahu asọ́un ìbáadàtún látàtàjáza odidi ni èyàn gbáwọ ẹjọ́ kan odidi ni kò ìgbé odidi ládá náà ni ọgbà ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ ni pé no ibi ó ti ṣe ìṣáwù níyà ibẹ̀ náà wọ́n ti máa bá kọ ládáwẹ̀ rẹ̀ ó ní mo sì fi ń sin lọ́n ibi ọba ti gbé àníyàn nítorí kìnnì ẹni tí ọlọ́run lọ́sí ọ̀sọ̀ àtàlá ní ìsọfà pé innamal a'malu binniyat gbogbo ṣẹ́ ni àbíkẹ́ nígbà tí lọ níye ilé ìlọ́ ọ̀fà tó jẹ́ pé sẹ́gbẹ́ bá mùsùlùmí ṣe wáyé àmútí ààrónú rẹ̀ ni torí pé kò inú tí ọlọ́ọ̀fìsàdọ́wò bá wa àjẹlẹ́dẹ̀ àjẹ́gà ṣe tí lẹ̀ bá wá sí lónìí ṣe nù wé sẹ́rẹ̀ wa wọ́n kọ́rọ̀ pẹ̀kọ́ jẹlẹ́dẹ̀ wọ́n kọ́rọ̀ kòkò mú tí láà torí pé ìsìláàmù tí a ti wà lára wa awó tí ẹ̀rónú rẹ̀ ẹni tí a ń bá ẹ̀sàdẹ̀wò fún tọ́ bá kọ̀ọ́lẹ̀ padà o ni ó dì ládá fún bọ̀sìn ìwà gbogbo oje ogun èmì ìṣùgbúlẹ̀ mi o ẹ̀ẹ́ chẹ́kì ẹ̀wọ́n dà padà ẹjà padà ọlọ́wọ́ sí lọ́nà mi àdánwò ti dé ṣùgbọ́n in táàmà ni tí ó sì lọ́pọlọ wa tí ẹ bá ṣe pàrùn sọ́rọ̀ ní ìtàlẹ́ ọlọ́rin wọ́n bá wọn

ọba lè pọn lọ ọba fi jáwẹ̀ rẹ̀ yọ gbà àwẹ̀ ń padà ṣùgbọ́n ààrẹ kejìlá látọ̀ jẹ́ pé ó ti mú ẹni tó mú ṣùgbọ́n ààrẹ yìí tí a sàlàyé fún níbi tí a ti ń bá tọ́jú rẹ̀ ní wípé kìí sábà lọ́bọ̀rọ̀ ojú rẹ̀ máa pọ̀ yóò àbí ò ní short of blood ìran rẹ̀ kanáà ni kí ẹjẹ̀ ọ̀kásá ma láàrin ya ó sì ní kírókọ rẹ̀ tí ń lò blood mọ́ra wọn ààrẹ ìsá ti di fún irú ẹni tọ́ bá pínlẹ̀ jáwẹ̀ sọ́njà di ọjọ́ mi tí ó gbà ní mi tí ó gbà sí wà tó ń jẹ́ pẹ́sẹ̀ntì mi tí ó gbà wọ́n ní ká mú báhùn ẹ̀pà láàrẹ̀ ti pé méjì ààrẹ tó yí pé ó dé ọlọ ni ààrẹ tó dé tí ọlọ ká mú ààrẹ tó dé tí ọlọ àti òun àti àlè haramu haramu lógbó ògbó ẹmbá ti dàgbà débi pé ara rí ògbé ebi mọ́ òun àti aláàrẹ̀ tí ọlọ mọ́ àwọn mímọ̀ ní wọ́n ti ìdájọ́ wọ́n jẹ́ ọkànkaná bí àwẹ̀ kí wọ́n máa ṣe ọlọ́nsànúwà ọlọ́run ṣàánú wa kúrò ní pẹ̀sẹ̀ rẹ̀ èèyàn lè jọ́dọ̀ tí ó sì máa bọ́yàn tí ó lè gbàwẹ̀ àmójì náà ni jẹ́bi ìtàrúgbó arúgbó yọ́ máa bọ́yàn irú ẹni tó ń sàárẹ̀ àfẹ́ ma éjì ẹ̀ ọmọ ẹgbẹ́ ni o tó sàti jẹ́ wípó ti bàlágà tí rọ̀bọ̀dọ́ ìjẹ́ rẹ̀ lọ́rùn rẹ̀ ọkùnlẹ́jẹ́ obìnrin o náà ma bọ́yàn gbogbo aláàrẹ̀ tó tí ọ̀lọ́jọ́ pé báyìí ni ó tó lọ tó ó tó sinmi táàrẹ́ òsì fi lọ́rùn rẹ̀ tí ó sì lè gba àwẹ̀ yọ́ ma bọ́yàn ni ìbéèrè wá wá ká tó sọ bí ó sì bọ́yàn ó sì lẹ̀ bí Ramadan bí méjìlá báhùn nínú fífí ọba dẹ́dà ah, lọ́bẹ̀rẹ̀ sí ṣe lẹ́yìn ọdún mẹ́tàlá lọ́bá lọ

tó bá wú wọn wọ́n lè gbé sọ́sàn fún aláìní táwì òtò wájẹ̀ lọ́rùn tí ẹ̀ ẹwọ̀n bàbá wọ́n jọun in tí ó pè ní ìsìlámù fún wọ́n sí o wà lẹ́n bàbá ń ṣe ẹ́rì wọn mú tuntun fún ìyàwó wọn agbọ̀gbọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa sàwẹ̀ lára bí ẹ̀ tó bá jẹ́ bí ọ̀dọ̀ tí wọ́n zúlọ tí èkí lò lọ kò ti tẹ́ ẹmọ gbé sáàrì fún lágbàjá wọ́n sì máa gbé báhùn tó sún èkó lẹ̀ wọ́n wà mójútó oúnjẹ tẹ wọ́n kọ̀kọ́ máa bèèrè wọ́n tó gbé ìntẹ́rẹ̀ wọ́n fẹ́ fi panuwa òun jẹun fún olè báwẹ̀ máa tí a ti gbọ́njẹ lágbàjá fún sẹ́pẹ́ wọ́n máa sọ torí ọmọ pé àwẹ̀ àwọn nù tí ó pè fún náà wọ́n máa wá sí rẹ́jẹ́ rẹ́jẹ́ rẹ́jẹ́ rẹ́jẹ́ bóun ó sì wá bọ́yàn ọwá pín méjì a ní ìtọ̀ámù àbí tẹ̀mùlíkù ìtọ̀ámù ní kéyò bóúnjẹ wájíbà wájíbà náà ni oúnjẹ ìjókòó kan. kí wọ́n gbé fún ẹntà pè ní kí ni o aláìní jẹmọ́ kí la fi ń rètí aláìní torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ákùra wa sí wà látọ̀pọ̀ lórí aláìní ṣé ẹ pé aláìní a máa nílé lórí aláìní ga máa wọ́pọ̀ ó pórísìírísìí ni èyí tó bá ti kángun sẹ́yìn tọ́kángun sẹ́ni aláìní tọ̀dọ̀ náà nù

mẹ́ta ní òkú bètè ní ẹ̀sìn ọlọ́ndàpọ̀ mọ́jẹ́ àṣẹ islamu wọná ní ti àwọ̀ kèéṣe islamu ló sì tí è wọná ṣùgbọ́n islamu ló wọ́n máa pè é nǹkan mìí ní ṣe ẹmbàtí islamu yóò rò jùlọ náà àdéhùn ọbẹ̀ àkọ́kọ́ wájíbà ká máa gbé fún ẹ̀kejì ní tẹ̀mìlìkù tẹ̀mìlìkù ní wípé ká sọ ẹntà ká gbé oúnjẹ tútù fún tí ó sẹ̀sẹ̀ sí fún rẹ̀ àwọn mọ̀ ní ẹmbá mú elé irú oúnjẹ tó bá mú in tí bá máa jí ó pẹ́ kó fi kún o agloraiti méjì ló gbé fún yàn lọ́bá sí pẹ̀yìdà ah, ah. ẹni ẹ̀ abúṣákírọ̀ gáàsì nǹkan mọ́jẹ̀ mínú sí ọ olùsè ní òrùsá wọ́n ni agbóúnjẹ fọ́ sí láìsẹ̀ èso jẹ ni rọ́ èso tó gáàsì fún ẹ̀rẹ́ra owó gáàsì ní látọ́pọ̀dá aṣákírọ̀ ah, pọ́bá wà jí náà bẹ̀rẹ̀ kú kọ̀dá sí òjò lóṣì kọ́ ma jẹ ráìsì funfun òpin ọ sáàrùn ní ìrìnkẹ́ jẹ́ ní ìrọ́ èyí ó sètò àta ó sètò àta ó sì gáàsì dábá tó pẹ́yìdà àbúṣà iná láti ń pariwo gbogbo wa ma ń fà tọ́rọ̀ sọ ìmán ẹni ọba sí aláwẹ̀ kan lẹ́nu o náà ó ní irú ládátaláwẹ̀ ní kèé ṣe tábùrù tẹ́ǹkú ápù tẹ́ǹkìlẹ̀ èèyàn lọ oúnjẹ aláìní tí ó tí ó bẹ́ sínú tó tínú rẹ̀ náà dòkú àà òtùkùsà ní ah, tó bá jẹun tẹ́ tí ó wù pé òtùkùsà rí kọ̀mọ̀ tí ó jẹ ní tẹ́mẹ̀kọ́ òtùkùsà rí ẹlòmí àti ẹ̀mọ́ yá àmú oyi sínú

àwọn aláwẹ̀ náà ti tẹ̀ mẹ́jọ mẹ́ tábùrù kan ma ṣe dédé kó sí alẹ́nu bí ẹni tó gbóúnjẹ fún yàn kọ̀díṣàn ọwọ́ rántí àwa wà ní ọwọ́ rọ̀ọ̀sẹ̀ wọ́n ti tábùrù mi lọ ẹlòmí àmà ẹkẹ̀fọ́ kátàun kẹ́ẹ̀kẹ́lá ẹbí káàkì sàṣẹ náà ní kẹ́ẹ̀rù bí ó sì ní ọlọ́bá fún òkè ní ìṣàṣọ aláàtìrìláì wọ́n ti ṣíru láti inú nǹkan ìtí ẹwú kọ́ o bẹ́ẹ̀ náà náà ni ọ̀rọ̀ olóúnjẹ iná so ìyẹ́ clear àwọn aláwọ̀ àgbàlagbà yìí níbo ni wọ́n ti rówó àgbàlagbà tó bá lóólọ́ inú owó rẹ̀ náà ni ẹn tí ó bá lóólọ́ ojúṣe àwọn ọmọ ni àwọ̀mbọ̀ ṣé wọ́n lè yọ ìmọ̀ bọ́ ní ṣáájú káwì ò tó dé fún bẹ̀rù ọlọ́run ni ó ọgbọ̀n náà kùlà àwẹ̀ àwẹ̀ wà kúrò ìjọ ni a mọ́ ti dáwójọ fún bàbá ni ọjẹ̀ báhùn 56,000 ọ̀nà mẹ́ta ṣe a lè san mọ̀kọ̀dáman láà nítorí pé in tí ó mú nǹkan dọ̀rọ̀ yà lọ́rùn wọn kèètí ìṣẹ̀lẹ̀ kódà ẹn bá jábọ̀lagbà tí ó ti ìṣẹ́ torí pé alẹ́sìnkú mani ojú ìjìlá ní àwọn apá kan àfáà lẹ́yìn lè ó lè máa ṣe bá lójoojúmọ́ lójoojúmọ́ ó sì lè máa ṣe nkẹ́kẹ́ ní Ramadan tí Ramadan bá lọ tí ó kú aláìní tààtì ìjọ níjòkó ẹ̀kan ta ni máa ṣe bẹ́ẹ̀ náà sọ̀hábà arísùrù Malik rọ́bí nígbà tó di wípé ogbódé tí ó sí agbára àti gbà jẹ́mà gbogbo ẹ̀ àtẹntí ń bá wá sọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn gbogbo ẹn tí ó máa bá ní sọ̀rọ̀ ẹ̀sìn tí ó bá jẹ́ wípé n tó lékè ní sẹ̀mí rẹ̀ òun ni ebi bẹ́ẹ̀ náà ni tí ó máa sọ fún wa ó ṣe jẹ́dà kejì tó àfá àti èmẹ́ tí àwọn ọmọ mi wọ́n ti ṣètò 150,000 fún mi wọ́n ní àwẹ̀ ẹjọ́ kan 5,000 naira èmi wá ń wò pé Ramadan náà ló kú bí ogúnjọ́ ní ìsìn ṣe kọ́mọ̀sì tó bá ní lọ ṣe èèyàn lè ti máa bọ́ọ̀yàn rẹ̀ láti ìsìn náà àfáà ní èrè lẹ́pọ̀ wọ́n ní 150,000 kọ́dà káàṣì ni olùlọ́wọ̀ wọn ẹn tí ò ní tí ọjẹ́ yóò ní wó kúwá sùúrù tí ẹ̀ náà lẹ́sẹ̀ẹ́ jama'a àyí yọ sáájú kásìkò yóò tó tó ó di àtẹ́jú ti àníyàn àtẹ́jú ti àwọn àgbàlagbà láti ìsẹ̀ tó bá wù wọn ẹlòmí lè ṣe sùúrù àgbàlagbà àtàláàrẹ̀ wọ́n lè ṣe sùúrù kò dẹ́yìn ààwẹ̀ wọ́n sì lè máa bọ́ọ̀yàn báyìí ṣùgbọ́n wọn mímọ̀ ní tí ó lè máa Ramadan lọ dáájú ọ̀dàápọ̀ tó bá rọrùn bẹ́ẹ̀ ọ̀dàápọ̀ ọwá nǹkan yẹn ọ ń jọra wọn ṣùgbọ́n ìdàjọ wọn yàtọ̀ kálìjì náà kí ọ ọpọlọ èèyàn yẹ wálì ìgbìmáwó àti kéèyàn dákú wọnàwó àtòrún mẹ́tẹ̀ẹ̀ta ìdàjọ wọn yàtọ̀ mọ̀ntàsá harọ̀ ẹni jẹ bọ́kọ̀rọ̀ ṣe yẹ ní ọmọ lórí lọ́rùn nígbọ̀ pẹ́ ní ọba lọ pùn mọ́mù wa mọ́mù máa ń kankan fún tójú ọkọ̀ lọ láàrẹ̀ bá tẹ̀ lọ bá sùn lọ ó jẹ sàárì tánà ní kan sẹ́rẹ̀ ló sùn lọ orí òpè náà lè sùn lọ ni kó ti ẹ̀mọ́ ṣọ̀gá wọ́n ṣùgbọ́n kò sí wọ́n wọ́n mọ́ ṣùgbọ́n ìsàlì sọ kò sí mú nǹkankan kọjẹ́ nǹkankan orí bá náà lọ wà títítítí bí ẹ́ ṣe ń pẹ̀rún mọ́gírí tó ń kálukú sínú lára ẹ̀bá sílẹ̀ kò ní gbà wọ ń padà kò sì ní bọ́ọ̀yàn fún لأنه ليس أهلا للصوم سقط عن الوجوب nítorí pé lára tí àwẹ̀ fi máa ń jọ̀rọ̀ yàn fún ni oríkílàkáyè yóò pé bẹ́ eléyìí kèé ṣe mọ̀họ́tọ̀b bil ìbádà lásìkò kèé ṣe ń tọ́lọ̀ ọba ń dojú pé mọ̀pàwọ́nà láti gbàwẹ̀ fún mi ìlà fi máa ń sọ níbi ẹ̀sẹ̀ ìròyìn rẹ̀ lábábá wọn ní ẹ̀jẹ̀ pọ̀pọ̀ gbígbóná lọ́sàn àwẹ̀ pàpàkì ẹ̀lẹ́ abẹ́rẹ́bẹ̀ ilé ó ní àwọn àrìn kan láàrin tọ́lọ̀m fi gbà fún abáyìn ẹn tí ó bàdé ẹ̀rí orin yẹn náà ọlọ́run igbá fún ẹn tọ́lọ̀m wá fẹ́sìn rán kò sí tó ti ń sewé rí àwa súnwà bàbá

ìdán ìbá wà jẹ́ pẹ́wẹ̀rẹ̀ náà ní ọkọ̀ lùyàn bó ṣe jẹta àrìtàn ọwá jí ọkàsùnmọ́bẹ̀ ọwá jí náà ní ìsinú kò ní gbáwẹ̀ ẹjọ́ padà kò sì lè bọ́yàn kò sí ẹ̀kà lórí ẹ̀ gẹ́ bó ṣe jẹ́ pé àwọn tẹ̀ntẹ́rìn káàkiri títí náà kò sáàwẹ̀ kankan lọ́rùn wọn èyí tó ẹlẹ́ẹ̀kejì alìyẹ̀kùnmáà èèyàn jẹ́ sàárì tàn lọ́bá dákú wọ́n tó yẹ̀fẹ́ ẹ̀tẹ́ẹ̀lẹ̀ inmi dídákú náà nìkan kò sí wọ́n bá bẹ́ẹ̀ olóko lóko olódò lódò àwọn tí wọ́n ipa ilá wọ́n pẹ̀ ásìrì wọ́n pẹ̀ mọ́gírì tàbí lọ́bá tàbí irú ẹni àwẹ́ rẹ̀ jọ náà só ní àbí òní Naam, àwẹ̀ rẹ̀, ààlẹ́ ìlẹ̀kọ̀dọ̀, ṣe yóò sàwẹ́ padà bí olùsọ padà? Naam, yóò sàwẹ́ padà. Nítorí wípé nǹkan kan ọ̀sọ́pọlọ rẹ̀ tọ́jọ mọ́ ti wèrè, ọ dákú ni, ọpọlọ ìsìsì ni, ó ì tó padà sí gíní ó tó padà sí tẹ́ padà. Ẹni kẹta, òun sùn, òun tí ẹni, múṣkílà kẹta. In tí ń bẹ níbi tẹni tí ọdákú tó fi lágbára ẹni tó dákú láti gbàtí láìrànlá ó sì tẹ́ sàárì tán ọdákú ó wá jí padà lẹ́yìn ìgbà wọ́n pe láìrànlá tí wọ́n pe magribi ah la astagfirullah astagfirullah kò ní dáwẹ̀ para àwẹ̀ rẹ̀ dá nítorí pé làkáyẹ̀ rẹ̀ kò mẹ́ kò sì jẹ́ nǹkankan ọkà dákú ni ayẹyàtọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ o tí ó fi clear sí wa wípọ́ láwẹ̀ ẹni yẹn pé làkáyẹ̀ rẹ̀ ọlọ ẹni yẹn tó bá jẹ́ wípé bó ṣe jẹ́ sàárì tán kí wọ́n tó pẹ̀ àtọ́tùmínà náà ọbàdàpù lẹ́yìn ìgbà tí alfajari wá wọlé tán bóyá bí 605 lọ bá tají padà àwẹ́rẹ̀ rẹ̀ yóò kírun padà torí pé àsìkò oorun sì ń bẹ pẹ̀lú rẹ̀ àwambọ̀ tó bá wá sùn láti ìgbà tí ó ti dákun ó sùn kò kí ẹ̀ẹ̀ẹ̀ kírórúkọ rẹ̀ kò kí fajiru kò kí àìlà kò kí asiri ọwà ajín magribi gbogbo àwọn àrùn yẹn ṣé yóò san padà bí ò ní san padà yóò dàpadà nítorí wípé làkáyè tí ó yẹ ẹn tí ó sì ń paláṣẹ ẹ̀sìn ní ọkàsí tó sí so even ibi láti dó ní júmà ilé fàdí júmà ti lọ látọ̀síwájú níbi àwọn ìdájọ́ ààwẹ̀ kọmọ̀dẹ́lá kọjọ́ ọ̀pọ̀gbà ní ìbádà fún wa èmi wá ti rí ìbẹ̀rẹ̀ oṣù kọjọ́ kó jẹ́ kí ẹ̀mí ó rí ìparí rẹ̀ nínú àwọn tí ó bọ̀kún lọ́rùn wọn ó jẹ́ àwọn àbẹ̀wò nínú àwọn tí wọ́n kú ònú ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n àpàdà sí gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyàwó ṣẹ̀ṣẹ̀ ní apadà lọ́sà sọ́ádìbẹ̀ sọ́ádì àtòbí kò bí ẹ̀ṣẹ̀ wa sọ́wádì ẹni tí ọ̀lẹ̀ṣẹ̀ lọ́rọ̀ الحمد لله الذي بلغنا رمضان نسأله سبحانه وتعالى يوفقنا بالسلام والقيام على الله ويرضيه عنا وهو على ذلك قدير أحمده وممجده وأعظمه وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهرت من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا نصلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله واقولوا قولا سبيلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام وقد وفقنا الرحمن سبحانه وتعالى برؤية إيلاد رمضان وقد بدأنا الصيام بأمر من سلطان هذه الدولة فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا بصيام هذا الشهر وبقيامه إيمانا واحتسابا أمتنا لا بد من تبييت النية لمن أراد صوم الفرض جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عن أرضاها وقد انقسم للعلم في هذه المسألة على قولين فالقول الأول أنه لا بد من تبييت النية لكل يوم على عدة فإنه عبادة مستقلة لذلك إذا فصد صوم يوم لا يسبب فساد صوم يوم آخر ولا بد من تجدي هذه النية لكل ليلة والقول الثاني أن النية الأولى تكفي لجميع هذه الأيام لأن, لأن لأنه شهر كامل لكن ما جاء من حديث المؤمنين أن من لم يبيت الصيام قبل الفجر فلا صيام له إنما هذا في صوم الفرض أما النفل فللإنسان أن ينشئ النية من أي وقت شاء إذا لم يأكل ما يفكره قبل ذلك الوقت جاء هذا كذلك من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها في شهر صلى الله عليه وسلم إذا دخل عليهم فسأل عن شيء قالوا ما عندنا شيء فقال إذا فأنا صائم الحديث أمة الإسلام فكل مريض لا يجابر مرضه مع الهرم فحكمهما سواء فإنهما يطعمان مسكينا عن كل يوم أما المريض الذي يرجى برء مرضه فإن هذا إن أفطر في أيام رمضان فإنه يقضيه في أيام أخر لقول الله تعالى أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر بارك الله لكم في القرآن والسنة ونفع الله وإياكم بما فيهما من أنتك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام واعلموا أن من جن عليه بعد أن تسحر ثم لم يستيقظ إلا بعد آذان صلاة المغرب فإنه ليس له ليس عليه قضاء ذلك ذلك اليوم ولا إكراما ذلك اليوم لأنه ليس أهلا لهذه العبادة في هذه الساعات أما من أغمي عليه فإن صومه صحيح كذلك لو أفاق أثناء الصلاة فعليه أن يصلي أما من نام عن الصلاة ونام بعد أن تسحر لا بد له أن يقضي ما عليه من, من الصلوات وكذلك صومه صحيح هكذا بين أهل العلم هذه المسألة بل بيد أنهم بيد أن لهم اختلافا يسيرا في هذه الأقوال ولكن أميل إلى ما هو أقرب إلى الصواب من أقوالهم فنسأل الله الرحمن أن يوفقنا بصيام هذا الشهر أيضا وأن يوفقنا بقيامه وهو على ذلك قدير وبدع كثير ونسأل الله تعالى يجعل من تقائم من النيران قبل ينتهي هذا الشاب المبارك وأن يعيده علينا بالخيرات والبركات والصلوات وهو على ذلك قدير وبالمجابة الجدير ونسأل الله أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا انتقم لبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر سرور جنة في حقا في سائر الأوطان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ريائك ولا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أوليائك يا أرحم الراحمين ويا أجود الأجودين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم فلا في نفسي واستنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المسدود القائل في مفلسفة الثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا استووا واعتدلوا سد الخلل ساووا بين المناكب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 إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر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 إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيطا بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله